فهذه الكرامة بينها لنا رسول الله صلى الله عليه وسلم ولكن الصحابة يردون أن الشريعة من مات أو من قتل في سبيل الله مقبلا غير مقبل ناويا أن تكون كلمة الله العليا ولكن الرسول صلى الله عليه وسلم أفادنا أن الأمر لو كان ذلك كذلك لقل شهداء أمته ولكن من فضل الله ومن رحمته على هذه الأمة أن جعل خصالا مما يكرم بها الإنسان إذا نال شيئا منها من ذلكم هذه الخطبة تدور حول أشهداء غير القتيل في سبيل الله أو الشهداء غير القتلى في سبيل الله أقول لكم أنها سواء مسلمين أن ترى لكي كرات برفان النبي صلى الله عليه وسلم كان تبرد أولاد لما جاءت يفوقوا ألو بان سالكون كان النبي وبان سالكون لاري أتيا وراء لي النبي أتنصحبا لي kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yọ́n ẹ̀rẹ́sìn mo ń fi alkiyama méjì bẹ̀rù allah subhanahu wa ta'ala gẹ́bù sẹ́rẹ̀ ní ti bẹ̀rù rẹ̀ àní takùlọ ẹjẹ́ àjọkọ̀ ọlọ́run ilé náà ni àsọtẹ́lẹ̀ tó bá rẹ̀dà sọ fáwọn tọ́lọ sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ ti pín bá náà sọ̀rọ̀ káwá bá ṣe ti ìbẹ̀rù rẹ̀ ṣe kọjọ́ kọjẹ́ pé kẹrẹ náà lọ́dáwà fún jama'a nǹkan ń bábọ̀ o náà ni ọ̀rọ̀ àwọn tọ́lọ̀ọba subhanahu wa ta'ala tó bá gbẹ̀mí wọn sí ojú ọ̀nà rẹ̀ lótìtọ́ báwa náà sí ń rò náwọn sọ̀hábà náà sí ń rò nígbà tó ń sọ ó sọ́rọ̀ nìká pé bẹ́ẹ̀ lọ bá rí ni àwọn tí ó nìrú ọláì nínú umma àwọn ìbàkéré púpọ̀ wọ́n sì wà pọ̀ ọ̀dà èyí wà tó tọ́ka yín báyìí ó rán sọ́fà púpọ̀ àwọn nǹkan ni a wà máa sí lọ Imam Sayuti kọmọdé àkọjákùn kọba wọ́n ká àwọn ṣùwàdáwì tí è sí pín ẹpàá lójú ogun ọlọ́run ọba wọ́n ká àwọn wọ̀táàtì àríwà àwọn mímá tí wọ́n kó wọ́n jọ sí ìsọ́n tí wọ́n wọ́n 50 a kà sọ àwọn èyí tó kàwà jù àwà múgbé tán bọ̀tà àlíparí ẹ̀ lónìí jàmáà ẹjọ́ ẹjẹ́ agbó tẹ̀sìn ọlọ́run in ta fi sóríire ọlọ́run ti fi sínú islami nǹkan àkọ́kọ́ òní ká gbọ́lọ̀ ọba yé in ta bá ti gbọ́ yé ìsinmi ti dé torí islamu yìí ta bá wọ́pọ̀lọpọ̀ wa ọlọ́run mú wa lẹ̀ fún islamu ní kìí sí pọ́pọ̀lọpọ̀ wa gbọ́ yé alẹ́sìn tó máa bí ẹ̀bù yóò takú bí ẹni islamu ṣùgbọ́n kọ́ gbẹ́sì ìyẹyẹ kó rí pé tí a bá bí inú rẹ̀ ọlọ́mọ̀ rẹ̀ tó o bí wọ́n bá bí inú rẹ̀ bóò lóhun ó ṣe dáàmà àbóhun ti dìkan wá mà àfikọ́ máa sọkún pé àwọn tó ń fi ilẹ̀ síbi tó ń ti ń bọ̀ o lẹni tó jẹ́ wípé kò ní ṣe nǹkan márùn mẹ́fà tẹ́ẹ̀fì máa bá pé eléyìí ń palẹ̀ mọ̀ pún lè kú láyé àtẹ́rítà àwa gangan lè mẹ́jọ o ńgbàtà àgbọ́yé bẹ́ mọ́ wà lọ́dọ̀ bàbá wa Professor Naibi lálẹ́ànà ọlọ́dàkù ń fún ní dáadáa nínú wa

irun yìí ó lè máa wò pé kí lọ fẹ́ gbà mẹ́ alìkìyàmà hmm. ló múra fún o pàtàkì ma kú o kò ní káyí mọ́yá iṣẹ́ sí rí ọ yàtọ̀ kò sì ní ju ẹranko ẹnìkan jíwò lú wọ́n wá kéde yòówó ẹnìkan wá gbé kàkúlétọ̀ ọ wá ń sí owó ń tẹ̀ ọ wá kú sí pé ẹni ẹ̀ tó jíwò tó jẹ́ pọ́nà tó fún ní 100 years lò sí yọ́ ma ná 10 million lójoojúmọ́ ẹ̀kùn sí làkáyè mẹ́bí lè yùn ikú ọ̀dáwà lójú àwà amúradì ìran ìgbàgbọ́ yẹ́ẹ̀sì yóò jẹ́ àmọ́ wípé àà sí ọba dẹ́gà ti sílẹ̀kùn kẹtọ́ pọ̀ fún a kílẹ̀ rí wa alìmàtòrónù ṣèhìdùn oúnṣẹ́lọ́nà wí gbogbo ẹni tí àjàkálẹ̀ àrùn bá pa ṣèrí ìdùnnú hmm. ẹgbẹ́ níbi sí gbọ́rọ̀ kalẹ̀ kí lè ríwa jẹ́ àfi sahih min hadithi abi rata rọ́jọ́lá tanadọ́ kọ́lá kọ́rọ̀ sọ́lám aṣú àdáwù hamsa àwọn tí a lè pé wọ́n kúkú ṣẹ̀yídí tí wọ́n sì kú sójú ogun tàbí ká tí mo bá ti dákọ̀ ní àti mo fẹ́ dákọ̀ ikú ṣẹ̀yí lókú márùn-ún ní á kamakoya ó tó wọnà àdífì jábìnrin àti oúnjẹ ọlọ́rin ni aṣúàdáwù sábọ́ àtún ni wọ́n o wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún sí ọlọ́n torí pé wọ́n ò sọ gbogbo ẹ̀ kalẹ̀ fún lẹ́ẹ̀kan náà wọ́n ò sì sọ fún lóòjọ́ ìgbà míì sí tó jẹ́ pẹ̀rẹ̀ tí wọ́n wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ àwọn ará alé ni

àwọn mímọ̀ ní ìrántí ẹ̀ náà pọ̀ àjàkálẹ̀ àrùn yìí inú afẹ́fẹ́ lọ́gbà wá ní o inú omi ní o ọ sáàdì pé àwọn èèyàn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ ó lọ ní ẹni ọ bá bà lọ nínú umma mi ọlọ́run ó fún ní àpọ̀nlé tí ó fàn tí a pa sójú ogun rẹ̀ jama'a bó láti wá máa ma tọ̀rúnù yìí jami'a bí ti ummul mu'minin aisha radiyallahu ta'ala anha wa ardaha ó sọ́rọ̀ ni fanáwù ummati bi tọ́ni wa tọ̀rúnù ẹ̀yin musulmi ẹ má o ọlọ́run fi ń tọ́pọ̀ hàn mí ìyìn o tọ́ bá dẹ́yìn ìgbà tí a bá lọ́pọ̀lọpọ̀ musulmi ọ ma kú olórílẹ̀ ọlọ́run ọba wọ́n ma gún ipa o ibi tọ́pọ̀lọpọ̀ wọ́n sàyín ládà wọ́n sàyín lọ́gbẹ́ ogun ní nǹkan bómi gbogbo ọmọ sí sí wà tọ̀rún àti àjàkálẹ̀ àrùn ìgbóná mọ́ ní pé fáírọ́sì báyìí tó ní o ẹgbà wá o kíníkan o jama'a nígbàtí wọ́n ń pariwo covid-19 nínú tàntà ń gbọ́ pẹ̀lú rẹ̀ ah wọ́n ṣe mistake kan ní o láàbù kan ní o lamẹ́ríkà no amẹ́ríkà ti ẹ̀kọ́ china ní o kìní kan ní o wàsáso èèyàn tó kú sùn díyà tìlú míì fẹ́ mọ́tò àsọtẹ́lẹ̀ ti wà ṣùgbọ́n tí nǹkan ìbádé ìyàwó ìṣà wà ń bèèrè pé àmsàsàlám a ma tọ́ánù tọ̀rúnù ni onáà ni gúdà tó ka gúdà tí ìbàrí yàjú fi ma àrùn ni àjàkálẹ̀ ni yí máa yọ ní ẹgbẹ̀ báyìí wọ́n àbáàpì a máa yọ ní àbíyá ma ń máa tàbí máa ta ṣèhídán gbogbo ẹ̀ bá ti kú pẹ̀lú ààrẹ òkùnkù ṣèhídì àmọ́ àwọn àfáà wá ní gbogbo ẹn tí ìgbónú ọba páyì kápẹ̀ báhùn àjàkálẹ̀ ni ọba páyì kápẹ̀ báhùn májàmú méjì ń bẹ lórí ọ̀rọ̀ rẹ̀ tí ó fi ní ṣàhádà wọ́n ni kí ni májàmú méjèèjì ọ̀rọ̀ àkọ́kọ́ kò gbọ́dọ̀ kúò nílùú tí nǹkan ti ṣẹlẹ̀ tọ́bá ẹpa ń lù tó gbé mi kò ní ṣàhádà máwó tí ọba tọ́lọ mú dérí ọlọ́mọba ní mú lọ kò rí ábí kọ́dà lánàá ó tó rí bàbá dìdí náà tó kú mọ̀sánú náà báyìí ah, ní sọ òkúsọ́ ah, ó tó ní yàásùnà náà ti lọ ah, mọ̀rírí ọlọ́mọ̀sánú bíṣẹ́ṣẹ́nu kò wí kúì lẹ́gbẹ̀gbẹ̀ ọwọ́ pọ̀lọ́nà sọ̀hábà ọwá ni tọ̀húrù tẹ́wọ́ ìṣì gbogbo ẹni tó bá bá lò mùsùlùmí ẹ̀kọ́kọ́ lọ mú lọ́wọ́ ṣàádà ní o ọlọ́run fi ń fún kakú ṣàídì wà lẹ́yìn sàmìnà abúdín yẹ́kọ̀ tọ̀hún fàyẹ́mkùsù ìlà kí a nìláwú mílò ajírí ṣahid bó sọ́rọ̀ sí gínú gbogbo ẹni tí nkẹ ìbá wá ṣẹlẹ̀ sí ọlọ́run wá pé kó mú ọ̀nà ó sì mú kò travel out fàyẹ́m kòtò fi báládìí tí a mọ̀ sí wánú àdíkì àbúrámọ́bùn àwòf tó ń sọ́rọ̀ sọ wípé ìdásẹ̀mítò bí ha fọ́lá tí a kùdù mìíràn tó bá sì ṣẹlẹ̀ nílùú bí tẹ́wà ẹ má jáde ń dẹ̀nà ẹgbàkọ̀ náà ẹni tọ́rọ bá fẹ́ fi mú lọ yóò fi mú lọ ìkẹsí rẹ̀ fún ẹni tó bá fẹ́ sẹ́kùnú yóò sẹ́kùnú yí ó sọ́rọ̀ ni ọwá wà lóyìí sọ́ọ̀bìrọ̀n ọ ń gba ààrẹ ìmára pẹ̀lú sóòrò ya'lamu annahu lan yusibahu ìntọ́sọ̀ lára wà mùsùlùmí lẹ́nìí in tó sì jì ọ fara ẹ̀balẹ̀ tó jí ọmọ ìṣẹ́ sùúrù pé ọ dájójú pé nǹkan kò lè ṣẹlẹ̀ sóhun àti tọ́lọ̀ bá fẹ́ kó ṣẹlẹ̀ sóhun nínú mọ́sánláti mọ́ mẹ́ni tó tọ́jú ẹni tí ó ní COVID-19 medical doctor sí kọ́dà inú ọ́fíìsì ń ìní wọ́n ti gbé àsìbábù fún oko látara àwọn aláàrẹ tàbá fẹ́ sọ ní Yorùbá covid-19 akọ pneumonia ni akọ pneumonia ó sì tọ́jú àwọn èèyàn nǹkan dé o wọ́n ti kó kí ní o gbogbo symptoms ẹ̀ lórí nígbà alùkí ní ìtàn medical doctor lọ́bá tó pàdà bí ọ̀sẹ̀ méjì ìṣàfàtọ̀ àṣìbábò ní òní pé báyá ó lè kọkíní yẹ fún gbogbo tí wọ́n náà ń kọ fálà rẹ̀ sí lọ ń kọ jáde fáwọn ibi ọ̀nà ọ̀kọ́ ti ẹ̀nà ẹ̀nà ọ̀kọ́ ti ẹ̀nà ti yẹn nìkan ní máa níwẹ̀ máa alàkúlé sùúrù rẹ̀ ó dá lójú kò wí ìkú kò sì bóòdè ẹwù mẹ́jọ méjì nílùú lóhun ọlọ́run fi ààmù sọ́dọ̀ ẹ̀sọ̀ fún pé irú ẹ̀sàn tẹ́ ń bá kú ṣẹ̀dí bá ní ní ọgbà ò ó sì kù sórí bẹ́ẹ̀dì ẹ̀jẹ́ fásójú ogun ọlọ́run ọba àti rí màtọ̀rún ẹni kéjì ha ibi àbùkátà kásàlàyé o alìmọ̀bùtúnù màtọ̀rún làkọ́kọ́ alìmàbùtúnù ẹni tí ọlọ́run gbé ikú rẹ̀ gba iná lọ yálà ìsìhálù ní ṣe ní o ìsìkọ́ ní ṣe ní o ìsìtìláàkù ní ṣe ní o inú rùn ní o ìjẹ́gẹ́ sẹ́rẹ̀ sínú ní o apákan apákan náà bìdá ilẹ̀ bá tó ní fàúwà mọ̀bùtún gbogbo ra rẹ̀ tó bá lè ṣe èèyàn tí a wá wà sínú ìntìfáàkù lè bá tó nínú mẹ́bẹ̀ kí ní owó orísẹ̀lẹ̀ bẹ́ kidney problem lóní inú náà lọ́wà heart problem lóní inú náà lọ́wà liver ẹwà wà ìmọ́yẹ mùsùlùmí tó ti tààrẹ ìlúkó ọlọ̀kú chọ́ọ̀chì <laughs> ikú náà ni ó ẹ̀sì lọ múlọ tí wọ́n bá ti ní ààrẹ ẹkùn rí nínú èmọ̀ ọlọ́ni tí bá ń sọgọ́rùn èèyàn lẹ́ntí ọmọ lọ sí pàwà òsì náà rẹ̀ nínú ìgbàgbọ́ Yorùbá gan wọ́n ṣe mọ́gbọ́ wọ́n ti pọnmi sí ń kùn náà wo pé lè jẹ gàbá sí tí è pé gbogbo sísẹ̀ mara ìní ọdá kù ẹsìnà gbogbo àrẹ́tì bá máa ṣe èyàn tó bá ti jẹ́ pé ibi oúnjẹ lèyàn ti ń kó e, kéyàn mọ́ bá kú ànú ọlọ́ni yọ́ sá jẹun àwọn agbélìsì lè lọ àwọn oúnjẹ tán fẹ́ máa dákọ̀ yìí àwọn òtùkùn tó kù ń kálukú fi ń sẹ́mìnà rí ẹmẹ́jàmìlà black ẹmẹ́jẹ white ẹ̀bà ẹmẹ́jẹ jẹ́ ẹlẹ́ hmm, máa jẹwà tí má dẹ̀bà yìí sẹ́nà fún ọmọ jẹ́ fọ́ takwárátá o ẹmẹ́ di kankéré o ẹmẹ́ fi gàrí sí o ẹwà pọ̀ lẹ́sù ìṣùtẹ́ máa jẹ́ gbé jù báyìí gbogbo bí ẹ ṣe sọ tí ọmọ jẹ fún yìí tó bá jẹ́ lẹ́yìn tí ò lè sọ pọ́ ìyó yọ́ mọ̀ ná 20,000 lójúmọ́ jama'a tàà bá wùlọ wùbọ́ ààrẹ kì ń páyàn o ò sì ní ń páyàn wọ́n ti ka gbé fún ó sì di àrẹ́jọ́ kejì wọ́n bá gbé báwà kò sí tí ó jẹ́ tí ń sọ pé wọ́n mẹ́jẹ náà ọdọ́sàn àmìlà white sùúrù náà ni ọlọ́wọ́n mọ̀ alẹ́ wọ́n bá gbé rice white ebi ti alẹ́ máa nígbọ̀dára kejì ní ẹbàbà gbẹ́bà wà gbóòlò tí ó wù ní pé ah, palamọ́lẹ́nà ẹbà lẹ́mọ́jẹ̀dẹ̀ ìǹkẹ́kẹ́kẹ́ ọpa àyà kíyàn bá ti bọ́rọ̀ rí pé ìǹkẹ́kẹ́ ọpa àyà òsìkí òsìmí ń pa lọ kèésì ààrẹ ǹgagà bá a ṣe jọ ń gbèlú ìṣì 50,000 mú ọpọlọ ẹlòmí bí 50 million ní o ilẹ̀ rẹ̀ tí ó máa bá nǹkan 500,000 jẹ́ torí 5,000 tí ó kàn bẹ́ nígbà ṣùgbọ́n wá tó 500 million tó mìíràn ìgbà ilé ayé mi ìyàrá ẹnu fẹ́ṣùgbò wá náà bá sí jọ ìwà ẹ̀mẹ́ ìmọ̀ràn náà ni ẹlòmí ti gbọ́yé tí wọ́n bá ti dálẹ̀ ẹnu ẹbí ah, karawọ́sá lè yánà ní ẹwò ẹ̀sọ̀ bàbá kọsọ rẹ̀ ọ̀rin bí omi ìyẹ̀wàlé kẹmọ́kù mọ̀fẹ́ sọ ìdí nǹkan mi agbìmọ̀lọ́wọ́ sí lójọ́ méjì lọ bókàlùkú sí rígbà ni lórí bí ó sì rújú rí ọlọ́run kèése ká máa pé àwọn bá wáwà láwájú ọlọ́run ìláwà àti máa ń sọpá nífẹ̀ẹ́ rẹ̀

irú o lè jẹ́ ti kìníkà o ìgbà míì o èmọ̀lọ́lọ́ subhanahu wa ta'ala ṣùgbọ́n tá sọ ni wípé àwọn ààrẹ ẹnu yìí bẹ́ẹ̀dẹ́ usage rẹ̀rẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ kásì mú lọ́wọ́ in tó dánú tá jẹ́ ní ẹwọ kòkòmbà ẹfínú ọ̀rà kí ẹni kókò tí tọ́kẹ̀ jí o ẹfínú ọ̀rà kó rúó mú ó ti domi wọ́n kó àpù wọlé láti lo èbò láti kàkápé láti ta kó ti lo méjì ní orí omi ó ti lo ṣùgbọ́nọ́dọ̀ yà tí ń ta kò sì pan kàgbàdún mẹ́ta ìbẹ̀ta ìjẹ́ Saudi inú agolobá ìdí ọwà ó dùn ju àkò ní ibi lọ ìmí òsìlòsù mẹ́rin nígbò ní ẹ́sì níjò là ń jẹ́ Amẹ́ríkà wọ́n jẹ́ tomato ọjọ́ kejì wọ́n plan rẹ̀ náà gbogbo tó lò sẹ́mì rẹ̀ sọ̀díyà ni mo dé tí mo ti rí pé ẹ̀dìẹ̀ tí ń sẹ́mì ó ní ẹ̀sáìn date gbèsè àlọ́rùn báyìí ìtumọ̀ ní pé tí wọ́n bá ti pádìgbà báyìí ẹ ti bọ́ nǹkan mẹ́rin sí ń wá mú òǹkàlùkú wá sáré owó owó asọ̀rọ̀wàdà láàrẹ ṣe bọ́rọ̀ olówó náà fọ́mọ̀ yọkùn olùsìn ní yọkùn báyìí ọ̀rọ̀ wá dí òjú kejì ààrẹ ẹnu tọba ti hìyàn ó sì ọlọ́ni ni ẹ ń bá gbàbẹ̀kù ẹwọ táífọ́ọ̀dù ti máa jẹ fún gbogbo àtó mú wọ́n ni ọ̀sọ̀ pẹ́sàn fọ́kọ́rà ó sì wá jẹ ṣeyidu kidney sikinika ṣeyidu tó jẹ́ musulmi ni o àwọ̀mbọ̀ ìbéèrè wa fẹ́ wá fa'idà mata lè mabutunu bidá ilẹ̀ bátúrí wàlákin sábàbù mọ́ọ̀tì yìí máa sí àtún mọ̀rẹ̀tẹ̀dítọ̀tún bihi gbóyùn mú haka tó bá jẹ́ wípé ẹn tó kú ìṣì in tó páì ikú ṣẹ̀yìdì ni ṣùgbọ́n ìjẹkújẹ lòun jẹ tínú ewu tó sì wà ní tọ́lọ̀ léwà kó mẹ́ sónà tó kú ṣẹ̀yìdì àbọ̀ àápapọ̀ tàbájẹ́ bí gọ̀ríkù gọ̀ríkù ó ní gbogbo ẹni tí ọba tẹ́rì sí omi ó ń sọ́lọ́ ní gọ̀ríkù náà wà gọ̀ríkù ṣẹ̀dí ìdún ẹmbá tẹ́rì sí omi ṣùgbọ́n àwọn ṣùwàdáwì wọn ò tún sí lẹ́bù kankanáà wọn jùra wọn lọ́wọ́ ẹni tó jẹ́ wípé a ń pẹ nìkan ní Musa èmọ́ ọlọ́lẹ̀ nìyẹn aláwàm ẹn bá lè wẹ́dù pọ̀ ní wọ́n ń pè ní àwàm nígbà wà láti tọ́lọ ń fẹ́ lo àbí Ayub ní sábàbí láti gba Palestine padà ó ń kọ́ àwọn àfáàjọ ń káwọn ìyànjọ sí báṣàwò nígbò ọ̀yá ogun bẹ̀rẹ̀ wọ́n sí àwọn mùsùlùmí mọ́lùmí ìǹkẹ́kù lè dọ́dọ̀ wọn ní lọ́n àmì kò sówó kẹfà Musa ìwà fàrẹ̀ kalẹ̀ ọgbẹ̀ ogun tí èsì kí sì ni gbogbo wọn fi gbà fún tó bá koríbo mímbì ó lè yọ lógèrè tí ó mọ̀lú ẹ̀rọ gbogbo tí àyúbá fẹ́ lò o ni wọ́n kò fún ní lẹ́tà pé ìlú báyìí àwọn àbàdàn information mi tó ẹ̀kọ́ lọ́dọ̀ wọn orí o bákan náà gbogbo tí wọ́n kò fi ra nǹkan ogun àti tí wọ́n máa jẹ owó ẹ̀rẹ̀ yọ́ pọ̀ owó ń sẹ́yìn gbogbo ara rẹ̀ yóò fi lẹ́tà pamọ́ yà kónú odò bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ ogun tí ó lọ̀tẹ̀ orí omi gbogbo wọn àbáyí abẹ́ wọn ni máa tọ̀ lọ nígbàtọ̀lọ́ ń pè ọlọ́jọ́ dé wọ́n ràn ṣùgbọ́n sọ fọ́ bàdẹ́dà wípé jẹ́ ìrísẹ́ ìjẹwò wọ́n mà bí wọ́n ṣe ń gbọ́nà láti sàlẹ̀ odò wọ́n gbọ́n mọ́ mi ọbàdẹ́dà kọkùrọ̀ wákí ó sì lọ́sàrẹ̀ bẹ àti ogun tó dùmara ọlọ́run sì gbẹ̀mí ẹ ó wá tó bí jọ kẹta wọ́n ti ń retí ẹ̀ níbi tí imú information lọ ààrí àwọn yóò tó wá sí tí odò láàárọ̀ wọ́n wà rọ́lẹ̀ ah, kí ni tí mẹ́rù ọlọ́sí àsọ fún mi pé máa darí ẹ̀ lọ bí tí ó sì jíṣẹ́ náà ní a fi máa sọ wípé ẹnìkan sì ń bẹ ohun nínú ummai ó pé àmà náà gbà ti bẹ láyé ó tún pé àmà náà gbà tí ó sì láyé musa al'awami na mọ́sọ̀ rahimahullah kìí tàbí o rahmatan wasi'a Salahuddin Ayyubi ọ̀bẹ̀rẹ̀ lòfin dáadáa pípọ̀ ṣùgbọ́n nínú àtọ́lọ èmàláwọn nínú ọ̀ràn àwọn ṣùwádá tí a bá gómi lọ bákan náà tí a bá ń ṣe ní àjò lórí pàtẹ́ lọ rajà ìtọ́nà yọrù sínà ní ẹni tí ọkọ̀ bí wọ́n báyé tẹ̀rí bẹ́ẹ̀ ọlọ́run kò ní ṣàhádà tó jẹ́ mùsùlùmí àbí àgbédáwà ṣàhádà náà àbí bẹ́ẹ̀ ati èèyàn fun àti lọ jíṣẹ́ fún ẹ̀sìn fún ìlú gbogbo tó kàjẹ̀ dáadáa tí omi tọ́jẹ́ yí pé ń dẹ́sẹ̀ lọ́bá kú tó gún ṣẹ̀yìn ogun ọkọ̀ ojú omi abọ́yì náà ìmúkúmù ní máa mọ́ wọ́n sì ké fún ẹ̀sì wú àwọn àtìbá àwọn dọ́kítọ́sì wọ́n mú pariwo wípé alimuskirot tó addi ila kathirin min amrodil ìmúkúmù òun lọ́lọ́un fi sáàbí ń tọ́ pọ̀jù nínú ààrẹ ẹkùn ní ìsìn ẹ̀rùn tí bá mugbó àbí tí kan ti ẹ̀ náà tí wọ́n fi hàn àtọ́kẹ́ tí kò múkúmu oúngangan àtàrà rẹ̀ ó sì fẹ́ kakọ́ orídì mọ́mù ní ọlọ́rẹ̀ ọ̀bá ọgbọ̀n sọ́sítù dókítọ̀ ní ah, pẹ̀lú tí tẹ́sì mú bóde só ń lórí àgbàlagbà méjì tí wọ́n kan bàbá dáadáa wọ́n ní ọmọ àbúrò bàbá bẹ́nu àwọn jama ní ó pẹ̀wà àtàkọ́bí bàbá wọ́n wá dọ́fíìsì dókítọ̀ dókítọ̀ wá ń bèèrè pé ẹbìnú àbámbẹ́ níbi tí ó ti tẹ́sọ̀ fáfà ṣe ọ̀rọ̀ gẹ̀rẹ́ ẹ̀sì ní mọ̀mù ní ṣe mọ̀gbó ní mọ̀gbó wọ́n mú sígá wọ́n mú sígá ah, bàbá kú ah, ẹ̀dọ̀ wọn ti dúdú ọkà wọn ti dúdú ààbúrò ah, wọn ni àwà hmm, lè sọ bóyí lọ àfàwà ní kí ni ní ọba mú òdìdí ẹlẹ́dẹ̀ lẹ́yìn ìṣáì wọ́n ó dò tán wọ́n tó pàṣà gbogbo ẹni tí ń jọ nǹkan náà ẹlọ́wẹ̀dọ́ ti ẹ̀mí sìgá tí ẹ mú yìí ẹ mú sìgá tí mú bọ́ ìfì nǹkan ta díẹ̀ ń kú lára ti ẹ̀ ẹni tí ń bá gbà láti tagẹ mú jùlọ tí ma mú lẹ́gbẹ̀ẹ́yàn tí èyàn wọ́n mú gbó lẹ́yìn kù léyàn ah, smoker kò yíò àwọn nǹkan ìwá wá lọ́nà àwọn àfáà kún méjì lórí ẹ̀ o apákan àfáà ni gbogbo ẹni tó bá jẹ́ pé sábàbí ikú rẹ̀ tó fi wá kúkan núran kú ṣẹ̀yí bí ẹ̀ẹ̀sẹ̀ ni ìbẹ̀nú ọ̀rọ̀ rẹ̀ kò ní ní ṣàhádà ah, wọ́n ní kílẹ̀ rí wọ́n náà lẹ́rìí ma jẹ́ àfin gọ́zọ́tì Tabuk nígbàtí ogun Tabuk ìṣẹ̀lẹ̀ hadal hadith akhrajahu Sa'id bin Mansur rahimallahu ta'ala nínú àwọn afá Imam Bukhari ni wọ́n aná ní sunan sunu Sa'id bin Mansur mujalladun mẹ́rin mi mama bi isnadin hasan ó ṣe ọlọ́run wọn sọ fún ẹ pé la yahumana ila ẹ̀ṣọ́ra yí o tọ́lọ́nà làbẹ́ lọ sí o

fàkọ́rọ̀jà rọ́dùnú àlàbíkiri máa sáàbù ẹnìkan bá tún mú ọmọ àràkùnmí tí ó dàgbà pọ̀ kò tún ní agbára ìdánilẹ́bíṣàn ah, èmi ọ̀sọ́ pé kọ̀dá ah, ó ti polówà àlìjẹ̀nà fún atán ó ti yí à ó ti yí à ti polówà àlìjẹ̀nà fún ó bí ojú ọ̀rẹ̀ lẹ́sẹ̀kẹ́ ní ìbá dá àfi láwù táìmù tí sí sáré lọ ní lọ́bá nálẹ̀ lọ́bá kú ah, gbogbo sàbí bá ń wù lẹ́yìn nísẹ́ lọ gbé ha ah, kọmọ sọ̀rọ̀ máa bára ẹ́ tẹ́ parọ́ nú shahid shahid shahid ọdún àdúpẹ́ ah, ojú ọ̀nà rẹ̀ láwá o àníbí ti bá sọ́rọ̀ ní ilé ti kú shahidi o ilé kú shahidi o fa'amara Allah bilalan fa'amara yunadi àrìbí ni biláàdà sọ mẹ́mẹ́ orílẹ̀-èdè ọ̀yá wọ́n sí ma kéde káàkiri wípé láàyẹ́dì kúrú lè jannata illa nafsun mu'mina ẹni kò ní wọ́lì janna àfẹ̀mẹ̀tọ́ gbọ́lọ́gbọ́ o musulmi nìkan ni ó wọ́lì janna o wà láàyẹ́dì kúrú àásín ẹni ó bá fi ẹ̀ṣẹ̀ pàdé ọlọ́run bí ọkùnrin kò ní bá ní wọ́lì janna o àwọn afáà ní kí ló fọ́rọ̀ wọ́n ní tọ́fà náà wípé ọláfà amru فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم gbogbo ẹ̀yin tẹ́ ma kọ̀yìn sí àṣẹ tí mo ní kánàjú ọmọ apáyín ẹ ṣọ́ra yín o wà láàrin wájú yín o tàbí ìyẹ̀lẹ́tẹ̀ lóòrùn èmi mọ́ èyí mọ́ sọ́wọ́n nìkan sọ bí gbogbo ẹmbà ti jọ́kùn inú wúmà mi agbára lọ́wọ́ ní o ṣòkòtò ní kékí ń sọ ẹ̀rọ agbádá ní o jẹ̀ràníà ní o kọ̀gbọ̀rọ̀ kọjá àkókò sẹ́ o èmúníká nàbí ọ̀sọ́ fún yíò ìlàwọ́ wọ́wọ́ rẹ̀ látọ̀dún ìná sáàtì adolówó ṣòkòtò mẹ́rẹ̀ gé sí sáìsì tí a ń sọ fún wa kò lé gé ẹ̀ẹ́nìjọ́ tó kú náà nǹkan erí bèèrè ní ìbáńdí ẹ mukhalafat amr rasul ìyapa àṣẹ́mṣà sàrámì àbí wá sọ tó sọ afákan afá àjúbà wípé tó bá jẹ́ wípé ẹ̀sẹ̀ mọ́kíní ẹ̀sẹ̀ ẹjá kìí ìgbà ni ó ń sọ lóhun ní sọ ó sì kè fún ẹkùn tó kú lé ẹni ìwárí ojú ọ̀nà lọ́nà ṣùgbọ́n wọ́n pẹ́kọ̀ bọ́rọ̀ sí islam lẹ́nu àdàbí kẹrì bá ń pé kò ní ṣáàdá ò ọ̀sọ̀ bá ń fà òdí padà bí ibn láì tààrà sọ́bà ìjọ́bẹ̀jọ́ kọ́rọ̀ bàdàdà kọmọ́pùpù ní sọ́rọ̀ abẹ̀rẹ̀ láti orí ọ̀rọ̀ àwọn tí ẹ ń sọ máa mú tí ìlàrùn ọmọ sọ́kàwé ni máa ń fín tó sẹ́wà bí wúwú inú rẹ̀ kò kúkú ṣẹ̀yìdí o àwọn apákan àfáà ní no bí èèyàn bá ti kúkú ṣẹ̀yìdí ó ti kú gbé náà nù ìyí tí bá ń gbé bọ̀tọ̀ jẹ́sẹ̀ mi yọ́ jẹjọ́ lórí ọlọ̀tọ̀ sáà náà lẹ́rìí wẹ́rù kọtí kàtùmà kàwọlọ in ka na fílì bàkíyà an bẹ bàrẹ́ dàkọjọ́ ẹnìkọ̀ọ̀kan wọn náà kọmọ ti di kákù bẹbàí kó tó jẹ́ àti ìwọ̀n sí kó sì máa lùwà fún ìyọ̀nà rẹ̀ kọmọ fún ìbìnà rẹ̀ kọjọ́ kọdákan àwùjọ ó ti dàrú tí a kọmọdì ọ̀dárù mẹ́ ó ti fọ́júpọ̀ tí a kọmọdì ọ̀fọ́júpọ̀ mẹ́ kó foríjìwà sáájú kó tó pàwàá بحق لا حول ولا قوة إلا بالله العظيم الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام من فضل الله ومن كرمه أن جعل لمن قتل في سبيله كرامة عالية وأجورا يميزهم بها عن غيرهم من عباده المؤمنين وهم شهدوا بأنفسهم لله سبحانه وتعالى شهدوا بوحدانية الله وبربوبيته وبربوبيته وبأسمائه وصفاته حتى ضحوا بأنفسهم لله سبحانه وتعالى وقتلوا في سبيل الله ناوين أن تكون كلمة الله للعليا مقبلين غير مدبرين هكذا ظن صلى الله عليه وسلم أن الشهادة محصورة ومقصورة على هؤلاء لكن الرسول فهم هذه الأمة وأعلن على رؤوسهم أن الشهداء من أمته لكثيرون ولكن تنوعت أسباب الشهادة فبينها لنا رسول الله صلى الله عليه وسلم لذلك تكون هذه الخطبة دائرة حول الشهداء غير القتيل في سبيل الله جاء في الصحيحين الحديث أبي رضا رضا قال قال رسول الله صلى الله عليه وسلم الشهداء خمسة الشهداء خمسة فهذا العدد لا ننظر إليه لما جاء من حديث جابر بن عقيل ابن عقيق ابن عقيق رضي الله تعالى عنه وأرضاه أن صلى الله عليه وسلم قال الشهداء سبعة سوى القتل في سبيل الله ففي حديث أبي رضي الله أول من ذكر الرسول المطعون من مات بالطعون والطاعون هذا قد سألت أم المؤمنين عائشة رضي الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم عنه لما قال صلى الله عليه وسلم فنام أمتي بالطعن والطاعون قالت أم المؤمنين أما الطعن فقد عرفناه وما الطاعون فقال صلى الله عليه وسلم الطاعون هدة كبدة البعير يخرج من مراقي والبعير آبائي ما مات به مات شهيدا أمة الإسلام بعد أن ذكر الرسول صلى الله عليه وسلم هذا وقد أفادنا بأن الطاعون إذا وقع بأرض ونحن نهانا الرسول عن الخروج من أرضنا وكذلك إذا سمعنا به بأرض لا قد نرخى صلى الله عليه وسلم أن ندخلها أو أن نخرج من بلادنا وندخل ثالث من البلاد جاء هذا من حديث الرب العون رضي الله تعالى عنه وأرضاه ولكن أهل العلم اشترطوا شرطين لنيل الشهادة لكل من أصابه الطاعون الأول الصبر والثاني المبث في بلده جاء هذا عندما قال صلى الله عليه وسلم ما من عبد وقع الطاعون ما من عبد ليس من عبد يقع الطاعون يمكث في أرضه صابرا يعلم أنه لن يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر الشهيد بارك الله ولكم في القرآن والسنة ونفع الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد اصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن اتقوا كما أمركم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام فكل صابر غير متضجر بعد وقوع الطاعون عليه ومات بسببه نال أجر الشهداء هذا الذي قاله الرسول ومن الشهداء غير القتيل في سبيل الله المبطون من مات بداء من أدواء البطن بالكبد بأي مرض من أمراض البطن إذا مات به الإنسان ينال الشهادة هذا الذي هذا الذي ورد من حديث أبي هريرة وغيره من الصحابة والمقتول شهيد بأي شكل من الأشكال إذا كان موت الإنسان بداء لبطن نال الشهادة ولكن إذا كان سبب هذا المرض معصية من الميت كمن يشرب المسكرات أو الخمر أو شيء أو شيء آخر فإن أهل العلم في هذه المسألة مختلفون بل اختلفت كلمتهم لكن نجمع بين هذا وبين مسألة الغريق وكذلك الغريق شهيد هكذا قال صلى الله حديث وصرح به من حديث أبيرا من حديث أحجاب بن عقيل رضي الله تعالى عنهما وأرضاهما ولكن ذهب بعض أهل العلم إلى أن سبب هذا الموت إذا كان بمعصية فإن الميت لا ينال الشهادة لما جاء في السنن عند عند عند سعيد بن منصور في سننه بإسناد حسن أن رسول الله صلى الله عليه وسلم قال في غزوة تابوت لا يخل معنا إلا القوم فخرج رجل على بكر له صعب فوقص به فمات فقال الناس شهيد شهيد فأمر رسول الله صلى الله عليه وسلم بلالا ينادي لا يدخل الجنة إلا نفس مؤمنا ولا يدخلها عاصي صلوات ربه وسلامه عليه اختلاف للعلم في من كان سبب موته معصية ومات في سورة من سور الشهادة هل ينال الشهادة أم لا سنعرج على هذه المسألة في الخطبة القادمة إن كان في الأمر بقية ونسأل الله الرحمن أن يوفق الجمال ما ويرضى وأن يجعل إياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوء المسلمين اللهم ربنا أعز لسوء المسلمين اللهم ربنا أعز لسوء المسلمين ودمر أعداء أداء الدين اللهم ربنا لنا مؤيدا ونصيرا اللهم انصرنا على من عادانا اللهم استر عوراتنا وآمن روعاتنا واجعلنا من عبادك المتقين اللهم ربنا أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة عباد الله واعلموا أن ربكم سبحانه وتسامى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة صحية ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الانبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا Thank <laughs> you.